ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو فún الله سبحانه وتعالى الله باتي يوسي رانو fún wa láti pé kí a jókòó láti wá ẹ̀kọ́ nípa ìmẹ́ ẹ̀sìn wa láti súnmọ́ra ọba pẹ̀lú ìwá ìmọ̀ nípa rẹ̀ nípa ẹ̀sìn rẹ̀ nípa àwọn òfin rẹ̀ so ibi táti ma tẹ̀síwájú nírọ̀lẹ́yìn ní tíra Takhilul Aynayn bí sharhi aqidati ar-Raziyayn sharhu al-allama Ubayd ibn Abdillah rahimahullahu ta'ala ibi táti bẹ̀rẹ̀ lónìí báyìí ibi tí yóò ti wà lọ́wọ́ gbẹ̀yìn nínú àkídàtò rọ̀zíyìn tí abu muhammadin that is ibn abi hatimin ó sọ pé so gbogbo tí ń sọ gbogbo tí ibn abi hatim sọ láti bẹ̀rẹ̀ ó jẹ́ kíni ó jẹ́ ọ̀rọ̀ bàbá rẹ̀ àti àfá rẹ̀ wa afá rẹ̀ so gbogbo nǹkan tí Ibn Abi Hatim ń sọ láti bẹ̀rẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ rẹ̀ àti ọ̀rọ̀ afá rẹ̀ so lọ́wọ́ gbẹ̀yìn ó wá bẹ̀rẹ̀ sí ń sọ àwọn ọ̀rọ̀ àti ọ̀ntángbà alátọ́dọ̀ Ibn Abi Hatim náà tóhun náà sọ sí ọ̀rọ̀ yìí àbí tó tiẹ̀ tún gbọ́ tẹ́ bàbá rẹ̀ sọ tó yí pé ó ìgbọ́ táwọn méjì sọ náà ni ẹ̀rí pé wọ́n sọ pé qala Abu Muhammadin wa sami'tu abi níbi èyí ta sọ pé alamatu ahli albida alwaqi'atu fi ahli ahli al-athar so abi ni kalo da gun beun that is uh, abu hatimin so lo sọ ele so muhammad ibn idris so lo sọ ele níbi báyìí ibn abi hatim ó wá sọ pé wa sami'tu abi mo sì gbọ́ tí bàbá mi sọ so, wa abá zúrà bẹ́ẹ̀ sì ni mo gbọ́ tí abó zúrà náà sọ so mo gbọ́ tí bàbá mi sọ so bẹ́ẹ̀ sì ni mo gbọ́ tí abó zúrà náà sọ that is ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí ọ̀rọ̀ yìí àtọ̀dọ̀ bàbá rẹ̀ àti abó zúrà ló ti gbáwàá ó ní ya'murani àwọn méjèèjì o bàbá àwọn àti Abu Zur'a o ya'murani àwọn méjèèjì ma ń pàṣẹ bí hijrani ahli zayri wal bid'a ní pé kíyàn pàtí o kíyàn pàtí kíyàn jìnà sí kíyàn má bá ṣe ahli zayri àwọn tí wọ́n ti yẹgẹrẹ wal bid'a àtàwọn aládàdálẹ̀ ويغلظان في ذلك àti Abu Hatim àti Abu Zur'a àwọn méjèèjì ma ń lé gán lórí ilé gẹ́bẹ̀ sí mọ̀ pé ìmáàmù àsìkò wọn làwọn méjèèjì wọ́n ni wa yughallidhani fi dhalika ashadda at-taghlidh àwọn méjèèjì ma ń lé bí ilé ní tó lágbára gan wọ́n náà méjì wọ́n máa ń takò wádà alkutubi kí ẹ máa kọtíra bí ra'yin pẹ̀lú ra'ayi kí ẹ máa kọtíra pẹ̀lú ra'ayi kí ẹ kọtíra a máa nǹkan tó kọ sí tíra ra'ayi pẹ̀mbẹ̀lẹ̀ ni wọ́n ni wáyún kírọ́ ni wádà alkutubi bí ra'yin fi ghairi athar wọ́n sì máa ń takò kí ẹ máa kọtíra pẹ̀lú ra'ayi ẹ̀ fi ghairi ah, athar níbi nǹkan tó yàtọ̀ sáwọn ẹgbàwá kò sẹ́gbàwá níbi nǹkan tó gbàwá níbi nǹkan tó kọ àwọn kílòkọ rẹ̀ ráàyí náà ló kó síbẹ̀ bá mú wọ́n ni wa yanhayani an mujalasati ahli al-kalami wa yanhayani abu hatim àti abu zur'aw a méjèjì ma ń kọ kó ń bi an mujalasati ahli al-kalam níbi ìmájòkó ti àwọn oníkíni oníkalam àwọn oní rhetoric àwọn oní kama fi ráyí sọ́rọ̀ bí ẹ̀sìn wọ́n ní wọ́n nadhari fi kutubil mutakallimin wọ́n sì máa ń kọ̀ fún ní kóòmbí ìmá owó tíra àwọn oní kalam so wọ́n máa ń kọ̀ fún ní níbi ìmá tíra àwọn oní kalam wọ́n ní wa yaqulan wọ́n ní àmì ìjísí máa ń sọ pé la yuflihu sahibu kalamin abada ẹn tó jẹ́ kíni ẹn tó jẹ́ oníkàlám onímọ̀ ìròrí kèèsì onímọ̀ hadithi onímọ̀ athar ẹgbàwá onímọ̀ ìròrí ìròrí ní fi ma ń sọ̀rọ̀ fáwọn èèyàn nínú ẹ̀sìn ìròrí ní fi ma ń gbé àwọn àgbékalẹ̀ ẹ̀sìn ní fi ma ń sàlàyé ẹ̀sìn wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ kò lè so ẹwọ àwọn ìmọ̀nà tó Abu Hatim àti Abu Zur'a tó Sheikh Ubaydi fẹ́ sàlàyé ilé wọ́n ní hadha aslun azimun ilé ìpìlẹ̀ tó tóbi gan ni ó min usuli sunna nínú ìpìlẹ̀ sunna wa huwa òun ni wípé annal asla ìpìlẹ̀ huwa ajru huwa hajru ahli al-ahwa ìpìlẹ̀ ni pé kíyàn pàtí àwọn onífẹ́ẹnú àwọn oníbídá wọ́n ni wa mufasalatuhum kíyàn sì separate kó lára wọn wa mujanabatuhum fil majalis kí yẹn sì jìnà sí wọn láwọn jòkó fi kulli halin min al-ahwal ní gbogbo ṣe sí kí yẹn jìnà sí wọn wani hadha alladhi dalla alayhi al-kitabu wa sunna eléyìí ni qur'an àti sunna tọ́ka sí wa kana alayhi as-salafu as-salih òun àwọn ẹni síwájú rere nínú ẹ̀sìn òun náà wà lórí ẹ̀ qala Allahu ta'ala ọlọ́wọ́n bá sọ pé la tajidu qawman ẹ̀ ráwọn èèyàn kan yu'minuna billahi tí wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run Ọba wal yawmil akhir àti ọjọ́ kẹyìn yuwadduna tí wọ́n man nífẹ́ man hadda Allaha wa rasula ẹni tí ń takùtọ̀ Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ so ẹ lè ráwọn tí wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ àti ọjọ́ kẹyìn nífẹ́ ẹni tó ń takùtọ̀ Ọlọ́run Ọba kíni àti ti òjíṣẹ́ rẹ̀ wọ́n ni wal mubtadi'atu

àwọn làwọn èèyàn sì máa rí ní àfẹ́sìn gbogbo ìgbà so wọ́n sì máa ṣe kíni wọ́n wọ́n fẹ́ ja Qur'an àti súnnà lógun gbogbo ìgbà náà ni so bá sì takò Qur'an àti súnnà in tọ́lọ́wọ́ bá sọ bá sì máa dá ọ̀rọ̀ Ọlọ́run bá padà fún kí a máa dá ọ̀rọ̀ Ọlọ́run bá padà fún kí a máa dá ọ̀rọ̀ padà fún àwọn kèfèrí burúkú àwọn alátẹnujẹ ọlẹ́ olè so ó ń jálàbí so tó yí pé in tí wọ́n jẹ kò jẹ́ kí wọ́n ronú nǹkan tí wọ́n jẹ lọ́dọ̀ Ọlọ́run Ọba so kò sí kò sí kò sọ́làjú kò sí láàkáì kò sọ́gbọ́n kò sí súnnà kò sí mà so wọ́nranwọ́nran náà wọ́n ṣe kí bí àwọn táùtì àwọn táùtì bí àwọn táùtì ti ń ṣe wáàsí bí àwọn táùtì ti ń ṣe wáàsí ibi tádàwò ti wọlé tọ̀wá nìyẹn kò sí pàwọn èèyàn rédèrèdè àwọn ọmọ ta àwọn náà ṣe kíni àwọn náà ṣe wáàsí débi pé wọ́n wá ń gbógun ti ẹ̀sìn Ọlọ́run Ọba débi pé wọ́n sọ pé kíni débi pé ní pé lẹ́yìn Ọlọ́run òbí ló kàn pé Ọlọ́run Ọba gan òdákọ ànábì so ẹwọ dìde rìn ẹwọ lódò yí báyìí so ó ti gbàgbé pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba sọ nínú Qur'ani pé a ah, النبي أولى بالمؤمنين من أنفسهم إن طلع الله سبحانه وتعالى صني ربني النبي أولى بالمؤمنين من أنفسهم so Allah bá subhanahu wa ta'ala Allah bá sọ pé annabi sallallahu alaihi wasallam ó ṣe kíni ó lẹ́tọ̀ọ́ sí àwọn mùmìnì gajú ara wọn lọ so Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́tọ̀ọ́ sí àwọn mùmínì gan ju ara wọn lọ ẹwọ̀n kẹwàá ẹwọ gbólóhùn Ọlọ́run Ọba ẹwọ bí tọ́lọ́run Ọba gbé Ànábì sallallahu alaihi wasallam sí ẹwọ bí táwọn fa Ànábì sí sẹ́yìn so pé èyàn lè nífẹ̀ẹ́ ìyá ganjọ annabi sallallahu alaihi wasallam lọ ẹ wọ̀rọ̀ burúkú lẹ́yìn gbàtọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sọ pé kí ni annabiyu aula bil mu'minina min anfusihim annabi sallallahu alaihi wasallam gan annabi ṣe kí ni ó kọ́nfẹ̀sì ẹ̀túnmà aula nìyẹn annabi wá lọ́dọ̀ àwọn mu'mini ju kí ju ara wọn gan lọ that is ara wọn gan wọn ó fi sẹ́yìn annabi sallallahu alaihi wasallam ẹwùn ká tí a kílẹ̀ kọ́rọ̀ ẹwùn ká tí ọ̀tọ́lọ́wọ́ bá sọ ṣùgbọ́n gbogbo ilé yóò kàn wọ́n bí wọ́n ṣe ba ìsìn ọlọ́wọ́ bá jẹ́ láwọn ma ń wá àti tó bá ti tako bí tí wọ́n ti ma rí jẹ so nígbà tá fẹ́ defend anything tí ẹni tí ṣe kílẹ̀ kọ́rọ̀ ẹni tí lálà sí àwọn sahaba so wọ́n wá ṣe kí ni wọ́n bẹ̀rẹ̀ compare sáànàbì gan ojú ṣe òbí gan ojú òbí gan ojú annabi lọ ni so bí ojú àwọn sọ̀hábà lọ ni ṣe òbí sí ojú àwọn sọ̀hábà lọ ni so lọ́dọ̀ tí wọ́n lọ́dọ̀ tí wọ́n ni ẹ̀hùn tó bí bá wájú àwọn sọ̀hábà lọ ṣe ìwálálà sí àwọn sọ̀hábà lókù tọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé annabi sallallahu alaihi wasallam tẹ́ sọ pé kò tó ti ṣe rí ṣe àwọn kan tán sọ yìí kìí ṣe tuntun in táwọn ti ma ń sọ tẹ́lẹ̀ náà ni so in táwọn súfí ti ma ń sọ tẹ́lẹ̀ náà ni so in táwọn súfí ti ma ń sọ láti tipẹ́tipẹ́ náà ni so ní pé lẹ́yìn ọlọ́run òbí ló kàn so in tó ti ma ń sọ tipẹ́ so ìdí sì ni pé lọ́dọ̀ tí wọ́n àwọn gùlúwù ń bí òbí gan ó wà lọ́dọ̀ wọn àwọn ìmọ̀ kọjá àlà níbi ẹ̀tọ́ òbí débi pé àwọn nǹkan mẹ́wàá tọ́lọ́wọ́ bó sọ wọ́n sì ní kíni wọ́n sì ní tó rẹ̀ bá sọ nǹkan tó yàtọ̀ sí ó kíni ó lè ṣe ó ọ̀rọ̀ rídì Ibrahim kò kàn bá bàbá rẹ̀ ṣẹbọ ni àmọ́ bá gbé ó bá ara àgùntàn dédì kíni pé kò kan bá wọn bàbá rẹ̀ ni àmú bá wọn rú ó bá bàbá rẹ̀ rú david osa gbà tó wá rú tán ó wá padà sẹ́yìn ẹwọ̀ mee ewúrẹ́ ọ̀rọ̀ mẹ́ ẹwùn kan so àtẹni tó lọ dùn kan àtẹni tó bá rú débẹ̀ èyàn tí ń ẹ mọ́ wo wọ́n sì mọ́ parọ́ nẹ́bí ọlọ́wọ́ bá ó tún ní fìdíáúnà in tí ànábì Mùsá fi tètè gẹ́tì ẹ̀ òní pé kíni òní pé tó bá kọ́kọ́ jí láàárọ̀ báyìí yóò lọ sí yàrá ìyá rẹ̀ yóò wá nàkíní yóò nàbọ́ ìyá rẹ̀ ní sì jí méjì lásìn ìyá rẹ̀ mọ́ jí so yóò nàbọ́ sókè yóò ibẹ̀ náà ní pẹ̀lú ọba ìjọba rẹ̀ náà so àwọn àwọn ẹmà wá àwọn olè yìí wọ́n ma wá yóò ma sọ fún wọn pé ara pé ìyá wọn tí jí pé ìntànàbí mọ́sọ̀ fi tètè gẹ́tì ẹni so ìgbà tó wá padà wá fi ti yálẹ̀ lànàbí mọ́ sáwá sí kíni lànàbí mọ́ sáwá gẹ́tì ẹ̀dàkùn ẹ̀wọ̀n kan so àkídà àwọn súfí náà nìyẹn tẹ́lẹ̀ so àkídà àwọn súfí náà nìyẹn pé kíni ní pé kódà irọ́ ń pa wọ́n mọ́ àwọn ẹ̀tọ́ mi wà tó yẹ pé ẹ̀tọ́ ọ̀rọ̀ ọba wọn ò ní tóbi bá sọ nǹkan kíyàn sí kíni kíyàn tẹ tọ́lọ́run rí kíyàn sí tóbi ó tẹ tọ́lọ́run rí ni tọ́lọ́run ní bínú àmọ́ bí bínú ọlọ́run wo wọ́n ran ẹ wo jágbàjàgbà ọlọ́run ò ní bínú so àmọ́ ó bínú so tó bí wá sì ti bínú ọlọ́run náà ṣe kíni ọlọ́run náà bínú so ẹwọ ẹwọ jagbajagba but ah nǹkan tó wà nínú ẹ̀sìn ọlọ́run ba of course kẹsẹ pé ìtàn sọ ni pé òbí ò ní òbí ò ní ẹ̀tọ́ but ó wá lẹ́yìn kíni ó wá lẹ́yìn ẹ̀tọ́ annabi sallallahu alaihi wasallam ni ó wá lẹ́yìn ẹ̀tọ́ annabi sallallahu alaihi wasallam so ẹ̀tọ́ ọlọ́run ọba ẹ̀tọ́ annabi sallallahu alaihi wasallam ẹ̀tọ́ kíni ẹ̀tọ́ àwọn òbí so ẹ̀tọ́ Ọlọ́run Ọba so ẹ̀tọ́ annabi sallallahu alaihi wasallam ẹ̀tọ́ àwọn òbí so bí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣe tó níyẹn in ta annabi sallallahu alaihi wasallam fi sọ ẹwọ ẹwọ nǹkan tí ọmọ ìbìtìdá yóò ti ha hadithi tọmọ ìbìtìdá yóò ti ha ni àfá àwọn tauti àfá àwọn ìyàwó àfá àfọ̀dì ìyàwó so alákùnrin tí ma ń fẹnu wa rọ́fù yẹn tó bá ti ha fẹnu wa rọ́fù sán yóò mọ̀ wá lọ yóò mọ̀ bọ̀ yóò mọ̀ lọ yóò mọ̀ bọ̀ àìfarabalẹ̀ ìwò aró oko aláì kéèyàn má lajú rárá ìwò oko ìwọ̀ lajú ó tún bá wọn dédìí ìwọ kó ìwọ lajú èyàn bá sí máa lẹ́nu gbà sí ara wọn náà wọ́n rò pé àwọn lè máa lẹ́nu gbà sọ́lọ́wọ́ bá àtànẹ́bì sallallahu alaihi wasallam àìlẹ́kọ̀ọ́ àìlẹ́kọ̀ọ́ so afá àwọn yahoo yìí afá yahoo yìí so wọ́n ọ̀rọ̀ inú àwọn ọ̀rọ̀ dédé tí sí ń sọ nìyẹn pé ànábì ìyá wá síwájú ànábì ó kọ́ sọ pé òbí wá sí wájú ànábì lẹ́yìn náà tún wá sọ pé ìyá wá sí wájú ànábì ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam wá ń kọ́ ànábì sọ pé la yu'minu ahadukum ẹmọ́ òun kan o in tó rí pọ́mọ̀ ti akuna ahabba ilayhi títí tó ṣe pé mi ni yóò ṣe kíni yóò nífẹ̀ẹ́ sí jùlọ min kíni min wàlídìhì ju àwọn òbí rẹ̀ lọ ẹwọ́n kan wa waladihi àtàwọn ọmọ rẹ̀ wan nasi ajma'in àti gbogbo èèyàn pátápátá hadith annabi sallallahu alaihi wasallam hadith anas so hadith anas ẹtù ma wọ́n kan ẹmọ òun kátọ́lọ̀ ọba subhanahu wa ta'ala náà sọ́nà Qur'an ọlọ́wọ́ bá ní qul in kana aba'ukum tó bá ṣe pàwọn òbí yín wa abna'ukum àtàwọn ọmọ yín ṣe tí yíò sọ ní pé àwọn ọmọbìnrin náà wọ́bẹ̀ àbí aba'ukum àwọn òbí náà ni wọ́n ni wa ikhwanukum àbí yíò sọ pé kí ni èyàn sọ pé ikhwanukum àwọn àntí náà wọ́bẹ̀ wọ́n ni wa azwajukum àtàwọn ìyàwó yín àbí àtàwọn àtàwọn owó tẹ́ti kó tẹ́ti rírìn jẹ́rẹ̀ tẹ́ti kójọ wa tijaratun takhshawna kasadaha àti káràkátà tẹ́ ń bẹ̀rù kó má bàjẹ́ wa masakinu tardawnaha àtàwọn ilé tẹ́ síkín tẹ́ti yọnú tó bá ṣe pé nífẹ̀ẹ́ gbogbo àwọn nǹkan ìjọlọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ lọ́wọ́ wa jihadin fi sabilihi àti ma jagun sójú ọ̀nà Ọlọ́run Ọba fatarabbasu ẹdún bẹ̀rún fatarabbasu ẹdún hatta ya'tiya Allahu bi amri títọ́ Ọlọ́run Ọba ó fi mú ìjìyà rẹ̀ so Ọlọ́run Ọba ń lérí fáwọn tó sí wékí ni wọ́n gbé àwọn òbí wọn àwọn ọmọ wọn àwọn ẹ̀gbọ́n àbábúrò wọn àwọn ìyàwó wọn àwọn mọ̀lẹ́bí wọn lórí Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ àti jihad ẹwùnkẹ́

so tó ibọ́ ọmọ ibtidai gẹ́mà pé kíni ọmọ ibtidai gẹ́mà pé bóníyà islam ala kíni ala khams tánàbí ò bá pọ́ láṣẹ tòbí bọ́ọ̀lọ́ sí fẹ́mà tánàbí ò bá gba kùránì wá tó pọ́ láṣẹ tòbí nǹkan ta ló gba kùránì yẹn wá látọ̀dọ̀ ọlọ́run ọba tó pa láṣẹ tòbí àbí wọn ò tí ẹ̀ hadithi ni torí bóòlù yíó ṣe gba ìtìdá ikọ́lá tí ò ní ma hadithi la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi àà ah, ah. <laughs> ẹ̀wọ̀n kí so eléyìí annu ni o la shakka pé Islam nǹkan tó gaga nǹkan tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala tó ma mú a haqqo rẹ̀ wá tó ma ń dákọ rẹ̀ lẹ́yìn kílùkọ rẹ̀ lẹ́yìn ẹ̀tọ́ ti ẹni torí pé gbogbo láàká inú ti mọ̀ pé ẹ̀tọ́ tọ́lọ́wọ́ba ó ti wọnú kíni ẹ̀tọ́ ti òjíṣẹ́ ọlọ́wọ́ba ó ti wọnú tinú ẹ̀tọ́ tọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala torí pé gbogbo nǹkan a ma nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́lọ́wọ́ba so eléyìí anù náà fẹ́ fi lọ́lẹ̀ o àti bí wọ́n ṣe bí wọ́n ṣe sí al'umma lọ́nà so bí wọ́n ṣe ṣe bí wọ́n ṣe sí àwọn ẹ̀rọ náà bí wọ́n ṣe sọ wọ́n di dà bí wọ́n ṣe dà so táwọn náà ma di ẹni tí ó ma takọ ẹ̀sìn ọlọ́ọ̀bá ẹ fẹ́ dìfẹ́ndì ṣíà wọ́n fẹ́ dìfẹ́ndì ṣíà tí ń lálà sí àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wọ́n sọ pé ẹ̀ òbí kọ́dà bàbá tóun ó dájọ àwọn sọ̀hábà ẹkúrà kìníkà kìníkà ó dájà wọn sàhábà lọ so tọ́ bàbá rẹ̀ dájà abúbákìrì lọ́kàn so kò sẹ́ni tó dáa tó abúbákìrì nínú al'umma yìí so kò sẹ́ni tó dáa tó abúbákìrì nínú al'umma yìí ẹgbọ́n kata nabi sallallahu alaihi wasallam sọ́ni anabi ni ta bá gbé ìmáni gbogbo al'umma yìí sápá kan òsùnwọ̀n wọ́n wá gbé ìmánu abúbákìrì sápá kan òsùnwọ̀n ìmánu abúbákìrì yóò tẹ̀sùn ojú kíni ìmánu gbogbo al'umma so tani ni bàbá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Abubakar Tani ni wọ́ àti bàbá rẹ̀ àti gbogbo lílé yín lẹ́gbẹ̀ẹ́ Abubakar an bèlè ta sí ẹlòmí bàbá rẹ̀ tí ń sọpọ́ dáa àwọn sọ̀hábà ó ń bídíà ẹlẹ́bọ burúkú ni ẹlẹ́bọ òsì bàbá rẹ̀ sẹ́bọkú ìwọ náà tó fẹ́ sẹ́bọkú bàbá rẹ̀ olùpèpè sánù olùpèpè sánù bàbá rẹ̀ ìwọ náà tó sẹ́kíní ìwọ náà wá gbé ànù lọ́sọ̀ọ́ tún wá gbé lọ́tún ẹwùn kan ṣe ìwọ ohun àti bàbá rẹ̀ ohun lẹ́wà dájà wọn sọ̀hábà lọ ọ̀rọ̀ mẹ́ ọ̀rọ̀ rí dédé ni o sọ̀rọ̀ dédé sámúni sọ̀rọ̀ dédé sámúni pé kílùkọ rẹ̀ ni pé ni pé òbí ó wá lẹ́yìn ó wá lẹ́yìn ó ju ẹ̀tọ́ ànábì sallallahu alaihi wasallam lọ eléyìí wọ́n fẹ́ bó a ti ń sọ láti jọ iná pé sọ ráwọn tán àtàkì sọ̀hábà ànábì sallallahu alaihi náà ni tájẹ́tì wọn so wọ́n ó padà dé ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam sọ tí ń rí báyìí ìwọ mùsùlùmí sọ tí ń rí ànábì rẹ̀ nù tọ́ ẹmọ̀ wo ó dàgẹ́ bí nǹkan tí kanáà àmà ya sọ ni ọ ni nígbà tó wá ṣe pé tọ̀ mauludi ànábì kéjẹ́ ṣe mọ́lúdì ànábì ẹ fi mọ́lúdì ànábì lẹ́sìbẹ́ tí ní àwọn òbí ìjọ ànábì lọ àmọ́ alátẹnujẹ ni wọ́n ṣe ìbátá ànábì bá mú wọlé fún wọn ànábì ni ìbátá ànábì sallallahu alaihi wasallam tó bá mú wọlé fún wọn ànábì ni àmọ́gbà tó bá ṣe kíni àmọ́gbà tó bá tún tó bá tún wá tún di bá mi náà wọ́n tó ṣe kíni wọ́n tó sọ nkẹ́mi ìgbà tó bá di pé wọ́n fà nẹ́bì pòwó akramul khalqi ni so àmọ́ tó bá di kíni tó bá tún ti di pé ẹ́n wọ́n tún fẹ́ wọ́n fẹ́ lálà sí ànẹ́bì sallallahu alaihi wasallam náà wallahi àwọn tán lálà sí àwọn sahaba ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì náà fẹ́ lálà sí o mọ́gbàtàjẹ́ o sallallahu alaihi wasallam so àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam na kọ́kọ́ lálàsí o so torí pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó so ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam ó so papọ̀ mọ́ kíni ó so papọ̀ mọ́ ìgbọ́rọ̀ sí lẹ́nu so ó so pa ó so ìgbọ́rọ̀ sí annabi sallallahu alaihi wasallam lẹ́nu ìtẹ̀lé annabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ba so papọ̀ mọ́ ìgbọ́rọ̀ sọ́lọ́wọ́ba lẹ́nu àti ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ìtẹ̀lé ni so ọlọ́run bá sọ pé kíni wa ati'u Allaha wa wa ati'u rasul ọlọ́run bá sọ pé ẹ má gbọ́rọ̀ sọ́nà ọba ẹ má gbọ́rọ̀ sójíṣẹ́ rẹ̀ lẹ́nu àwọn eléyìí ò gbọ́rọ̀ sọ́nà ọba wọn gbọ́rọ̀ sójíṣẹ́ rẹ̀ lẹ́nu wọn ò sì ṣetán láti gbọ́ ànábì náà fẹ́ lálàsí tánàbí bá pawó fún wọn náà ni wọ́n mọ̀ sí tí wọ́n ní fítọ́rọ̀ tó wà sẹ̀límà tí láàká ìwọ́n pé àwọn jẹ́ mọ̀ pé ànábì wá síwájú àwọn nọ́ẹ̀sìn tọ̀ nígbàtí gbogbo ọmọ tó bá yí pé òbí ẹmọ̀ tó mọ̀ pé òbí wá síwájú ànábì àbí ìyá wá síwájú ànábì tí ànábì bá pàṣẹ tí ìyá bá pàṣẹ ńkọ́ aláwọn tí wọ́n ń takọ̀ àwọn sọ̀hábà nẹ́bì a ń sọ fún yín láti jọ yìí alánẹ́bì gangan tájẹ́ ti wọn ànẹ́bì wọ́n yìí ń fa nẹ́bì pawó wọ́n yìí ń fa pawó ní òtífì jáde tán òjò tó bá ti pàwọn rọ́fídọ̀ ń kówó fún ọba mú àwọn ṣíà tó bá yẹ pé wọ́n kówó fún ọba mú pẹ̀mọ́ lálà sí àwọn sàábé ẹmọ́ ṣépè fún ọlẹ́yìn rùn òjò tó bá ti pé wọ́n ṣe bẹ́ẹ̀ sọ lọ́mọ̀ pé kí lọ́kọ̀ rẹ̀ lọ́mọ̀ pé ìgbà tí wọ́n ń fà nẹ́bì pawó lásàlátù irú àfà ìyàwó yìí so ìgbà tán ń fi ànẹ́bì pawó lásàlátù ló ṣe kí ni ló rọrùn fún wọn ni wọ́n ẹwùn kẹ́ ṣẹ́rá àwọn èèyàn rédè rédè yìí àwọn tí wọ́n ń sọ rédè rédè kì yìí yọ́ra fún ìyàwó rẹ̀ àti ọ̀gá rẹ̀ náà Felix bàbá Felix so ẹ máa wo gbogbo wọn yìí ọ̀rọ̀ wọn dàbí gbọ́nsẹ́mọ́jú àwọn fàlásífà àwọn filosofa yìí gbà wọn sẹ́wọ̀n wọ́n filosofa yìí gbà wọn pa wọn so wọ́n mọ́ sọ pé àwọn wọn nù wọ́n ń kílèmù àwọn ẹ̀dá in tó wá fọ́nì ní pé tẹ́ bá bí ẹlòmí so tẹ́ bá bí ẹlòmí náà mùsùlùmí àwọn táwọn yẹn máa ń pè ní common muslim àmì so common muslim so gbogbo yẹn náà ló ní ìsìlá má parọ́ fún wa ìwọ náà yìí náà ní common muslim so nínú àwọn common muslim tẹ́ bá bí wọn orí so tẹ́ bá bí wọn àwọn falasifo sọ pé ọlọ́wọ́n ba laysa bi jawhar wa laysa bi arad wa laysa bi jismi wa laysa bi hayyiz وليس محل في موضع وليس موسى ما وليس في مكان موسى ما سكن موسى ما سبب بلي ان قولون با àwọn mu'tazila tàwọn ashayira tó wọ́n wá rò pa àwọn ni ma ń qolon ba ju tẹ́ bá bi ìyá kan lórí títì ìyá tó jẹ́ muslimi tí fi toro ìwà selima o wọ́n ko ma ni mo púpọ̀ ìyá ah, Ọlọ́run mo sọ nu qur'ani pé òun wà lókè sánmà ah sọ sọ bẹ́ẹ̀ tó ah, ó bá ti sọ bẹ́ẹ̀ ó wà lókè sánmà nanu ẹwà ah, ah, ah, tó sọ fún ìyá pé ìyá sọ́lọ̀ ń sọ́rọ̀ àbí ò sọ̀rọ̀ ah ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ wọ́n ní kùránì náà pé ọlọ́run ẹbá tó sọ fún ìyá pé ìyá ọmọ wà nù kùránì pé ọlọ́run ní òun ṣe báyìí lójú ọgbìn ah sọ́lọ́run sọ bẹ́ẹ̀ tọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ tọ́ ó sì bẹ́ẹ̀ náà ni ìdí tí kan náà àwọn fàlásífà ẹ máa wò bó ṣe wá rí lónìí náà àwọn tán láwọn wọ́n ní àwọn àfáà tán láwọn ń ṣe àwọn àfáà ìyàwó gbogbo àwọn Felix gbogbo àwọn kílùkọ rẹ̀ so tán pẹ̀lú àwọn láàfáà lónìí àwọn kọmọ muslim bẹ́ta wọn èyí tí kan náà àwọn fàlásífà fi sọ ní ẹ̀ pé àwọn mutafalsifun ìkẹnu wọ́n sọ pé nígbà tó padà kábàmọ́ nígbẹ̀yìn ayé rẹ̀ ala aqidati ummi nígbà tó fẹ́ túbá tó ti kábà mẹ́rin bẹ̀yàn rẹ̀ tọ́ èmi ti fẹ́ kú èmi ti bá yín fi fálẹ̀ lábà yín lẹ́ o orí àkídà mẹ́mí lè fẹ́ kúlé lórí báyìí ìkánà àwọn fásáfà nìyàn nígbàtí tó ti ọ̀tọ́tùl ma'áhídà kullaha ó ti segin ni ó ti rìn jágbó ó ti rìn lọ ó ti rìn bọ̀ ó ti fi làákàì rú ó ti dàmú làákàì tọba ní kẹsẹ̀ jauhar ṣe wọlé wà ní pé e ẹ̀tàsálùsùlù tàsálùsùlù hawadith ó ti ronú gbogbo ẹ̀ ó ti fi 60 years ẹlòmí ti kọtíra bámú wallahi ẹ̀ní e rí qala l'imam al-bukhari báyìí rẹ̀ ẹwà ẹ̀ní rí qala rasulullahi sallallahu alaihi wasallam bẹ̀ wallahi tíra àkídàfà tíra tẹ́yàn fi mọ́lọ́un tíra ta fi ń júwe sífàtì ọlọ́run pé tọ́ tó bá fẹ́ mọ́lọ́run tó bá fẹ́ mọ́ àwọn gbà so ẹ wá ní rí ọlọ́run bá sọ pín bẹ̀ in tẹ́ marina ni qala Aristotelis wa falasifatu Yunan so yẹ marin bẹ̀ so ẹ wá rí pé àwọn ilé ọmọ orùpa àwọn nílá ká ìgbà wọn bọ̀ tó bá ti dìgbẹ̀ yín kó àwọn mínú wọn máa ń kábàámọ̀ pé tọ́ ẹlòmí gónítọ̀ àwọn àjá ìzìnà ìsàbúrù ní tó ń fẹ́ kúlé lónìí a ní mi inú wọn sọ́sẹ̀ ó ní wàhá ánà àmútu àlà àkídà ti omi àkídà màmá òun lòun fẹ́ kúlé lórí ní síbáyì torí tó má sọ fún ìyá rẹ̀ pétọ̀ màmá nǹkan báyìí wà nù Kùránì tó wà nù Kùránì tọ́ ó wà ah, eh, ń bẹ̀ nánu àwọn làákàí tí wọ́n lọ fáà tó máa kọ́ wá mẹ́ ní Jawhara àti àwọn bídá tí wọ́n gbé audio jáde so wọ́n fẹ́ ká mọ́ bá wọn jiyàn ìbàtán bí ya pé mama so kí lẹ́ mọ̀ táwọn pípò yí ma sọ sí mọ́ parọ́ ọ̀pọ̀lọpọ̀ ń tán ma ń sọ òyí mi ah, bó ṣe rínú sẹ́bàkà sọ fún mama pẹ́tọ̀ mama anábì sọ báyìí ó tán example tó súnmọ́ anábi sọ báyìí tọ́ sánábi ah, sọ tọ́ kò sí wàhálà ọlọ́run ó sì rọrùn fún wa ah ọlọ́run bá sọ báyìí báyìí báyìí kò sí wàhálà àbátẹ bá ti ń débi kí láà ń sálàyé tí mọ̀mọ́ ní orí àwọn durusun fi jari na wákìlì islam ni o ẹmọ́sẹ̀ bọ́ ẹmọ́sẹ̀ gini tọ́ ọtítàn so àwọn kílọ̀bọ̀ rẹ̀ ẹni táwọn gbóyìn ni common muslim láyé sí báyìí common muslim ní sí báyìí ó wá bẹ́tà àkídà rẹ̀ àdìsọ́kàn rẹ̀ ó bẹ́tà ju gbogbo àwọn àfá ìyàwó ìlọ àfá ìyàwó aláìfarabalẹ̀ yìí so ó bẹ́tà jù ó bẹ́tà jù ó bẹ́tà jù lọ ibi tí ìjọba ti ń rí ìṣòro tó ní agbára gan ìjọba Nàìjíríà tó ti ń rí ìṣòro tó lágbára gan látọ̀rọ̀ àwọn ọmọ yahoo àdánwò tí wọ́n ń fi ojú àwọn èèyàn rí sẹ́mọ́ tí wọ́n ṣe recently tó fa tí wọ́n fi jẹ́ káwọn FBI wọ Nàìjíríà àtẹ́bà mọ́ àwọn FBI wọ Nigeria bóyá some months some months ago sẹ́mọ́ tó ṣẹlẹ̀ ní àwọn yahoo náà ni wọ́n wá mẹ́sẹ̀jì kan náà àmì ìbò àtọ́ mẹ́sẹ̀jì kan náà àmì ìbò wá ní wọ́n ṣe bí obìnrin gbogbo profile wọ́n ṣe bí obìnrin pé kó sẹ́ndì òhò rẹ̀ sáwọn so wọ́n náà sẹ́ndì ẹ̀ àwọn náà ti kọ́kọ́ sẹ́ndì ẹ̀ sí sẹ́wọ̀n so tí ò ní mana tí ò ní kíní kankan bà tó sẹ́ndì ẹ̀ sí wọn wọ́n àwọn olìlìsì kíní sáyé tí ò bá sẹ́ndì owó ó wá ń sẹ́ndì owó sí wọn ó ń sẹ́ndì owó sí wọn ìbà tí ò lówó má ó ní ohun ò lówó má wípé sáfẹ́ ikẹ́ kóhun para wọn ni wọ́n àwọn ọmọ yahoo sì tẹ́sẹ̀ sí pé kó yá lọ para rẹ̀ tí ò bá ti lówó má àwọn èbó àwọn eléyìí 80 society nílùú èbó àwọn ò fi bẹ́ẹ̀ gbàgbọ́nú ọlọ́run kan lọ títí ah, wallahi àwọn mùsùlùmí tó wà ń bẹ mọ́ni àwọn máa ń fi pamọ́ pàwọn gbàgbọ́nú ọlọ́run ni àmà Nigeria Nigeria sọ yóò so a ní lọ para ẹ̀ tó bá ti lówó wá mà òun sì lọ para ẹ̀ ah, ó gbé mọ́ ó sì ó ṣùtà ara rẹ̀ àfb ara wá Nigeria ẹ wá wo gbogbo bí tẹba travel dé báyìí nǹkan mọ̀ ní láàrin tí a bá l'opportunity láti travel kó Nigeria aró mọ̀ ní báyìí torí bí nǹkan ṣe mọ́ lè fún passport Nigeria ẹwọ́gbọ́n bí àwọn ìjọba ṣe ń gbìyànjú tó láti jẹ́ kí nǹkan nínú àwọn nǹkan táwọn ìjọba ń sẹ́nsìn báyìí wọ́n fẹ́ kó ṣe páwọn Nigeria yóò rọrùn fún wọn láti lọ máa ṣiṣẹ́ láti lọ máa ṣiṣẹ́ láwọn ìlú míì kódà láwọn ilẹ̀ lárúbáwá bọ̀bọ̀ bọ́ sí ń sánà rẹ̀ mú orí àwọn àfá kan wá dóndó kún ọmọ defend àwọn ọmọyàwó òun náà ní lálà sí annabi sallallahu alaihi wasallam báyìí àtàwọn sàábẹ̀ rẹ̀ tí ń defend àwọn sàábẹ̀ rẹ̀ tí ń sallallahu alaihi wasallam in defend àwọn tán lálà sí sàábẹ̀ rẹ̀ sí òun ti mọ̀ pé ibi tẹ́lẹ̀ yóò bá ti jẹun ní wà ní òjò tá annabi ó bá tí nǹkan míì bá ti mówó wá tó jẹ́ annabi rẹ̀ lọ oye tí bá ti mówó wájú annabi lọ so yóò tún ṣe gíní yóò tún fà nẹ́bí wálẹ̀ díẹ̀ ẹwùn kẹ́ so àwọn ọ̀tọ́ ọlọ́run lélẹ̀ yóò àwọn zanadikọ̀ àwọn kèfèrí wallahi tẹ́mi fi jọ́sìn fọ́lọ́wọ́ bá ní pé àwọn common muslim àwọn muslim àwọn muslimi muslimi muslimi káàkiri wọ́n bẹ́tà jà wọn àfáà yìí lọ wọ́n bẹ́tà jù wọn lọ sámú ìtẹ́yìn fi rí ní ẹ pé ìgbàmí ìmà àdánwò ló mọ́ jẹ́ fún ẹ̀wọ́lẹ̀ ìmọ̀lá wọn náà fẹ́ wà ó di pé wọ́n sí al'umma lọ́nà so èyàn rí dédé níwọ̀n so báwọn ó ṣe mọ́ sí nìyàn àwọn ti decide pé ibi táwọn fẹ́ tán sí nìyàn so wọ́n ni sheikh Ubaydi ni walmubtadi'atu wọ́n ni àwọn bid'ah muhadduna lillahi wa li rasulihi alayhi salatu wassalam wọ́n ni àwọn bid'ah muhadduna lillahi wa li wọ́n gbógun ti Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ bí mukhalafatihimul kitaba was sunna torí wọ́n yapa Qur'an àti sunna àwọn bídá gbógun ti wọ́n gbógun ti Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ pẹ̀lú pé wọ́n yapa Qur'an àti àti sunna lákísán bí islam ó ṣe wó làwọn ilé ìsánà rẹ̀ <coughs> gbogbo bí islam ó ṣe wó gbogbo bí islam ó ṣe dàrú táwọn musulmi ò ní rọ́lọ́wọ́ bá sì má tẹ́sí ó dàrú máa musulmi lọ́wọ́ but ọlọ́wọ́ bó ní fún wọn sí ọlọ́wọ́ bó pa gbogbo wọn náà ni so tí wọ́n bá lọ́wọ́ ní túbá kọlọ̀wọ́ bó kó bá pa wọn rún kọlọ̀wọ́ kó ká wọn kún lẹ̀ ẹ wò yí ẹ Felix bàbá Felix òun náà ló ṣe kí ló ti di pé ma gbẹ̀létè tí ma sọ́rọ̀ sí ẹgbẹ́ kò nọ́mà ma so ma gbẹ̀létè ma ẹ́ so nígbàtí nǹkan ti bá kí ra àwọn nǹkan máa kó ti ẹ̀ ma bà wọ́n lọ ma gbẹ̀létè kò jọ bí kò ẹ́ ti pẹ́ tó wá Dubai bí gbé àwọn apá kan ojú kan ò ní move ọ̀wẹ́ bí bàpá apá kan ò ní ojú kan ò ní yóò yá ẹnu ní láti ẹmọ̀ bí máa rí ní pé bí àkán gbé ẹmọ̀ àwọn tẹ́mà lọ sí àwọn bí tán ti ó láwọn kíní kàbáyì tán máa ń gbé tán máa wọ́sọ fún nígbà pé wọ́n gbé sórí kíní wọ́n ráfẹ́nú sí Allahul musta'an so irú àwọn bẹ́ẹ̀ àwọn adẹ̀sìnrú ni wọ́n so bẹ́ẹ̀ sì ń ṣe bàjẹ́ ni wọ́n tani bàbá rẹ̀ tani bàbá rẹ̀ ọ̀hún lẹ́gbẹ̀ẹ́ àwọn sàhábà nẹ́bí sallallahu tani bàbá rẹ̀ ọ̀hún lẹ́gbẹ̀ẹ́ àwọn sàhábà nẹ́bí sallallahu sí àbá rẹ̀ ní ànù ẹlẹ́bọ burúkú tó fẹ́ bọ́ lẹ́lẹ̀ fáwọn èèyàn tí ká máa ṣẹbọ so wọ́n ni wà mínà súnnà wọ́n ni nínú súnnà qawluhu alayhi salatu wassalam wọ́n ni ọ̀rọ̀ annabi sallallahu alayhi wasallam wọ́n ni annabi sọ pé man ahabba lillah ẹni tó bá nífẹ̀ẹ́ nítorí Ọlọ́run ọba wa abghada lillah ó sì kórìíra wa a'ta lillah ó sì ń fún nítorí Ọlọ́run Ọba wa mana'a lillah ó sì ń kọ̀ nítorí Ọlọ́run Ọba faqad istakmala al-iman irú ẹni báyìí ti pé iman o so tí yíò bá ma nífẹ̀ẹ́ yíò ma nífẹ̀ẹ́ nítorí Ọlọ́run Ọba ni àwọn ilé yíò nífẹ̀ẹ́ àwọn èèyàn torí Ọlọ́run Ọba torí tí wọ́n jẹ náà fi nífẹ̀ẹ́ àwọn èèyàn àti tí wọ́n jẹ àwọn tí ó gbé wọn ga àtàwọn tó yẹ pé ara wọn náà fi ga àwọn tí wọ́n mọ̀ súnmọ́ tí wọ́n fi mọ́ ga àwọn náà ń dìfẹ́ndì kọ́dà àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wò sí kí ni kò jọ wọ́n lójú irú ẹ ní ṣe bí ọmọ àfáyàwó yìí náà ṣe bí bẹ́ẹ̀ náà ni àfáyàwó yìí ló fi ń sọ fún ló ń sọ ń gbà pé pé kọ́ ló sọ pé la ashabi ẹ má bá wọn sàábì chai ṣé àwọn èèyàn kí ló kan ṣé àwọn èèyàn náà sáwọn èèyàn náà ò tiẹ̀ ní irú sáwọn èèyàn náà tí ẹ̀ ní àwọn èèyàn tó ń tẹ̀lé wọn ní sọ́wọ́ sáwọn èèyàn tó ń tẹ̀lé wọn sáwọn náà tí ẹ̀ ní áhùn sí ìdí ẹ̀ ẹ̀mọ́ tó wá sọ ó ní láti ṣúgbọ́ àṣábí pé ànábì kọ́ sọ tó pé bá sọ kò sọ pé kín kò ní mọ́ dájú sọ hábà kó tó wọ́n sọ pé láti àṣábí <laughs> alárò kò sí èyàn lukó kíyàn gọ́ kíyàn ah àwọn èyàn lukó gan wàláì olùkó gan ẹlòmí ẹ̀rí pé eléyìí kódà nínú àwọn nǹkan tó padà sún dánù jàújàwó oko náà tún sún débẹ̀ <laughs> pẹ̀lú láti súnbọ́ àsáhábí pẹ̀tòrí wà náà bí onímọ̀ dájú kàwọn sàhábà rẹ̀ kọ́ wá ní láti súnbọ́ àsáhábí tọ́ òbí tí ń sọ fọ́mọ rẹ̀ kan pé mọ́lọ́mọ́ mi ò àbáwọn òbí ìsọ́bẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ dáadáa ẹni tí ń sọ fún ìsọmọ rẹ̀ àbí àbí ìwọ gẹ́ bí ẹ̀gbọ́n òbí ìrẹ́ sọ fún ọ rí pé mọ́lọmọ mi ò mọ́lọmọ mi àbúrò rẹ̀ sí àwọn náà kan ọjọ́ bí ẹ̀mẹ́jì kíyàn kan lúkó kò lọ sọ́làjú ẹ lúkó ẹ tún yóò sì gbámá ikùn yóò sọ̀rọ̀ tó bá wá sọ̀rọ̀ tán àmọ́ ìyàwó náà ni ọmọ ṣiṣẹ́ fún kọ́rọ̀nkó àdánwò náà jẹ́ sí nàìjíríà fún nàìjíríà gan wàláì àdánwò náà pípìn yẹ jẹ́ fún nàìjíríà in tí jọba ń fèsì látara àdánwò àwọn deprive láti láti in eh, tí àwọn ìyàwó ń dánwò kése kékeré wàláì kése kékeré kése nǹkan táwọn ọmọ yahoo ń kó bá Nigeria so but kí ló kọ́ rẹ̀ òun ló di pé wọ́n tún àtàkà àwọn sàhábà nẹ́bì báyìí àwọn sàhábà nẹ́bì sallallahu alaihi wasallam òtún jẹ́ nǹkan sí wọn alánẹ́bì hey anẹ́bì gangan tájẹ́ tí wọ́n mọ́jẹ́ kí wọ́n tàn ọ́ orí pé wọ́n ti ń fa nẹ́bì wálẹ̀ náà díẹ̀díẹ̀ báyìí sọ́wọ́n kí bá ṣe bẹ̀rẹ̀ náà sallallahu alaihi wasallam wálẹ̀ sábẹ̀ wọ́n ti fa nábì wálẹ̀ sábẹ̀ ya tọ́ wọ́n tún fàálẹ̀ wá sábẹ̀ ibòmínà wọ́n tún padà fa nábì wálẹ̀ gan sábẹ̀ àfá àfá tó kọ́ wọn kí wọ́n jẹ̀ tí ń sọ bẹ́ẹ̀ ṣé wọ́n máa sọ pé àfá àwọn lọ́lá ju ànábì adam lọ ni àwọn oníkúfùrù ẹlẹ́bọ tó kọ àwọn tíra kúfùrù tíra ẹ̀bọ o ń bí dáa ni tí ikú ó ṣe bídí àwọn onúsàárì ni so olùpẹ̀pẹ̀ sánù ni ẹni ànú gbáà ni wọ́n sì ń sọ pé kíni wọ́n sì ń sọ pé ó ṣe kíni wọ́n sì sọ pé lọ́lájú ànábì adam lọ ẹ wo kúfùrùfà ẹ wo ìṣe kèfèrí protect ibi tá jẹ àti ibi tá ti ń jẹ lọ ìdẹ́fìrí ni àwọn ilé yóò ní nǹkan kan tán fẹ́ fi ran ìsìlámù lọ́wọ́ kèfèrí mínú èlò ló di mùsùlùmí látara wọn àwọn ilé yóò tún máa kí ni wọ́n tún máa fà àwọn kèfèrí balẹ̀ lórí kúfùrù wọn níṣẹ́ kílẹ̀ rò bí pé alibá wọn jẹun jẹun Christmas tí wọ́n tún kí wọn kó Christmas wọ́n tún máa fà àwọn kèfèrí balẹ̀ lórí ẹ̀sìn wọn ni ó mú mi Egypt wọ́n ní ìkaná àwọn kèfèrí bẹ̀ Islam wọ́n ní ah, fẹ́ gba si ìkaná àwọn afáwọn ní Egypt náà ni ìkaná àwọn afáwọn náà ni wọ́n jọ wà lórí nǹkan kankan náà ni so kí ló fẹ́ gba Islam sí ó ti wà lórí dáadáa kan àwọn náà wà lórí dáadáa kan wallahi ìtàlùsọ ni ní kí ló fẹ́ gba Islam sí ojú táwọn fi ń wo Islam ní ẹ̀ pé àkà ah, ń sẹ̀ mí náà ní ọlọ́nkà náà bára wọn bí tó ẹgbẹ́ bí lábára wa kò sí tó tún náà àwọn lè yóò mórí Islam in ta fi fẹ́ wó islam yẹn náà nìyẹn in ta fi fẹ́ wọ́n fẹ́ sun islam náà wọ́n fẹ́ sọ wá di kèfèrí wọ́n fẹ́ jí ká dọ́dọ̀ ọlọ́wọ́ bá káwọ náà àpáàdì ọlọ́wọ́ bọ̀ ní fún wọn sí o wallahi wallahi wallahi tallahi àwọn ènìyàn annabi sallallahu alaihi annabi gangan lọ táwọn wọ́n padà bọ̀ wá bá annabi ó rí pé wọ́n padà lọ sẹ́rí àwọn ìyàwó rẹ̀ láìpẹ́ ìwọ́n máa wo so Shaykh Ubayd ní wà fi Sahihayn wọ́n ní nínú Sahihayn nínú àwọn ẹ̀rí pé àwọn tí èyàn gbọ́dọ̀ èyàn mọ́ èyàn mọ́ ìyẹ̀yàn láyò lórí sówà lórí nǹkan tọ́lọ́wọ́ bá fẹ́ àti sówà lórí nǹkan tán nẹ́bì àwọn nǹkan mẹ́ta kan wà àwọn nǹkan mẹ́ta yìí sátíkà so wọ́n ni wà fi sahihain wọ́n ni nínú sahihain o min hadithi anasin nínú hadithi anas so annabi sallallahu alaihi wasallam pé thalathun àwọn nǹkan kan wà man kunna fihi táwọn nǹkan yìí tó wà lára halawatal iman irú ẹni bẹ́ẹ̀ ti rí adùn iman ẹ máa wọn kátà náà sọ eh in tó yẹ kí ẹmọ lè ní iman islam iman islam ẹwọ́n tàà náà sallallahu alaihi wasallam sọ pa àwọn sahaba anábi sọ pé hubbul ansori minal iman kíyàn nífẹ́ àwọn ansori nínú iman ló wà ẹwọ́n kátà náà bí sallallahu alaihi wasallam sọ pa tí ìyà Ọlọ́run bá wá dé a máa sọ pé kí ló gbé ìyà Ọlọ́run bá dé ṣe ìgbà tán lálàá sí àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam ṣe bóun dákẹ́ ni ṣe bá wọn tí wọ́n ń fún wọn ní rọ́dù padà ṣe bóun wòran ni tọ́lọ́wọ́ bó bá rọ òjò fún amẹ́sìn tọ́lọ́wọ́ bá fẹ́ fìyà jẹ gbogbo àpapọ̀ Ọlọ́run bá àwọn àntakò Ọlọ́run bá jẹ́rìí sí pé àntakò Ọlọ́run bá jẹ́rìí sí pé gbogbo àwọn tí wọ́n ṣe kíni tí à ń jẹ́ ti pé àwọn èèyàn dédé ni wọ́n àwọn èèyàn tó fẹ́ wẹ́ẹ̀sì islam ni wọ́n ẹwọ́n ká tọ́lọ́wọ́ tí ò bá rọ òjò fún wa má tó yẹ kí ìgbésí ayé lè máwọn èèyàn ìgbà yẹn wọ́n wà mọ̀ pé yẹ káwọn padà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ ìgbà tán bá wọn sàhábà nábì kílẹ̀ sí èmi ò tí mọ̀ táwọn èèyàn ò bá túbá lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá wallahi gbogbo bá sí ń bá wọn sàhábà nábì sallallahu alaihi wasallam ẹ̀rọ fún wọn àbí èmi ò nǹkan tí mọ ọ̀nà tọ́lọ̀n fẹ́ gbà fìyà jẹ wọ́n ni a kàn bẹ̀rẹ̀ ọba kọ́lọ̀ ọba kó má fìyà jẹ wa náà kí àyẹn kó mọ lórí àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n wí àwọn ọ̀rọ̀ yìí tán lálàṣẹ́ sallallahu alaihi wasallam sọ pé iman wọ́n ni thalathun man kunna fihi àwọn kan mẹ́ta kan wà tó bá wà lára ẹnìkan o wajada halawatal iman yóò rí adùn iman wọ́n ni an yakuna Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma kó sí pọ́lọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ ó sì kíni ó jẹ́ ó nífẹ̀ẹ́ ó jẹ́ ni tí ó nífẹ̀ẹ́ sí that ẹni tí ó nífẹ̀ẹ́ ju gbogbo àwọn tó yàtọ̀ sí wọn lọ ẹwọ́n ká ẹwọ́ àdíìsì fa àwọn aláwọn àdíìsì àwọn àdíìsì ọmọ ibi ti dáyí làfá ìyàwó ma ó sì mọ bí ó sì dìfẹ́ndẹ̀ àwọn ìyàwó wọ́n ni an na Allahu wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma wọ́n ni wani bá ni lọ ju gbogbo àwọn tó yàtọ̀ sí wọn lọ ẹwọ́n kẹ́ Ọlọ́run so wa'budu Allaha jọ́sìn fún Ọlọ́run Ọba má ṣe kíni má ṣorogún pẹ̀lú Ọlọ́run Ọba so nínú abẹ́ lábẹ́ rẹ̀ náà ni pé kíni tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run Ọba má ṣorogún níbi tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run Ọba so ní tọ́lọ́wọ́ bá fi sọ pé kíni man yuti'ir rasula faqad faqad ata Allah ẹni tó bá tẹ̀lé òjíṣẹ́ ó ti tẹ̀lé Ọlọ́run of course annabi sallallahu alaihi wasallam ah wallahi àwọn Sufi àwọn Sufi àwọn Sufi burúkú yìí aládánwò ni wọ́n aládánwò burúkú ni wọ́n wallahi aládánwò làwọn súfì so ìgbà tí nǹkan bá gbé wọ́n ìgbà tí nǹkan bá ó mú fún wọn náà ni wọ́n gbárùkù tí ó sọ pé kí ló kọ rẹ̀ ó sọ pé ànábì ṣe kíni ànábì lẹ́yìn ìyá ni so ànábì wá ni wọ́n sì ń bọ̀ ànábì wọn ò fẹ́ fún ànábì nínú ipò ìyá wọ́n sì ń fà ànábì nínú ipò tọ́lọ̀ àwọn náà tó bá tún di pé mọ́lúdù dé mọ́lúdù ti dé báyìí wọ́n tún mọ́ bá ànábì wọ́n tún mọ́ bá búrúdà pé dáàmà dáàtùkù nasara fi nabiyihimu wahkum bima ma shi'ta min sharafin wansub ila qadrihi ma shi'ta min 'idami ẹ má wọ̀rọ̀ ẹ má wá wọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ Busairi nínú Burda àbí ṣe ti ya akramal khalqin gbogbo ẹ̀ àti ìmá pa nábi ìmá pẹ ànábi ya Rasulallah wallahi ẹlòmínú wọn tó bá fẹ́ wọnú bí kan ya Rasul tó bá dìde báyìí ya Rasulallah ẹwùn kí a ní Sufi in tí ó jẹ in tá jẹ yìí ọ̀fún ọ̀ràn nígbàtá nẹ́bí bá gbé wọn náà ni ó sọ nẹ́bí tó bá tún di pé wọ́n tún jẹun bomi wọ́n tún fà nẹ́bí wálẹ̀ ọ̀fún ọ̀ràn ọ̀ràn nítọ́ wá jẹjẹjẹjẹ iwu náà tó tó jẹjẹjẹ ẹ̀rì báyìí ó wá wú ní gbogbo Allah al-musta'an wani thalathun man kunna fihi wajada halawata al-iman annabi sallallahu alaihi wasallam sọ pé àwọn kan mẹ́ta kan wà tó bá wà lára yẹ yóò rí adùn iman ìwọ tó bá fẹ́ rí adùn iman ní musulmi wani an yakuna Allah wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ èyàn gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ jù sí gini gbogbo àwọn tó yàtọ̀ sí wọn lọ gbogbo àwọn tó yàtọ̀ sí Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ so ọ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn tó Ọlọ́run bá tó jíṣẹ́ rẹ̀ wa an yuhibba al-mar'a tí yàn bá sì fẹ́ nífẹ́ èyàn o la yuhibbuhu illa lillah gbogbo nǹkan mìí tó bá ti yàtọ̀ sọ́lọ́wọ́n ba èyàn ma nífẹ́ rẹ̀ nítorí Ọlọ́run ba ni so gbogbo nǹkan so gbogbo ẹni tí yàn bá nífẹ́ ìfẹ́ yẹn gbọ́dọ̀ jẹ́ nítorí Ọlọ́run ba ibi táwọn eléyìí ti ṣìnà nìyẹn àwọn olórí wọn àwọn rọ̀wàsá wọn wọn ò nífẹ́ wọn torí Ọlọ́run ba tó bá ikú wọn nífẹ́ ọyẹ kọ́ lè jáde kọ wá sọ̀rọ̀ òdodo fún aláwọn yẹn bá débi pé sẹ́ aláàmà nǹkan tí ń sọ amẹ́nìkan kan gbọ́dọ̀ takú pé nǹkan tí ń sọ a pé nǹkan tí bàbá Felix ń sọ anù nǹkan tí bàbá Felix ń sọ amẹ́nìkan kan gbọ́dọ̀ wọ́n ni wa an yuhibba al-mar'a la yuhibbuhu illa wa an yakraha an ya'uda fil kufri kó sì kórìíra láti padà sínú kúfùrù kama yakrahu an yuqdhafa fin nar gẹ́gẹ́ bó sì kórìíra láti kíni láti pé kán jù sínú náà ìrẹ́ musulmi tọ́lọ́wọ́ bá ti ṣe ní musulmi dákun ìntà nabi sallallahu alaihi wasallam sọ fún ọ pé ó fi rí adùn ìmáni ni ó pé Ọlọ́run Ọba àtọ̀jíṣẹ́ rẹ̀ ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn ju gbogbo ẹni ó gbọ́dọ̀ kórìíra ìjẹ́ kèfèrí gbogbo tí ó sọ di kèfèrí ló gbọ́dọ̀ jìnà sí gẹ́gẹ́ bó ṣe kórìíra tí wọ́n jù sínú náà tó bá ti mójútó nǹkan méjèèjì ó mọ̀ tọ́ adùn ìmáni wò pé o nífẹ̀ẹ́ Ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ ju gbogbo ẹ̀yìn lọ òun ṣe kíni ẹni tó bá nífẹ̀ẹ́ nítorí Ọlọ́run so kò jẹ́ bó ṣe jẹ́ nínú ah, nǹkan tá بشرح عقيدة الرازيين قال الله سبحانه وتعالى قد كيتا سوكسي ولا فني لا ياتي للقيامه ọlọ́run bá a fi ń jẹ́rìí pé àwa nífẹ̀ẹ́ àwọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn fọ́lọ́wọ́ bá jẹ́rìí sí pé a nífẹ̀ẹ́ òjíṣẹ́ ọlọ́run bá a nífẹ̀ẹ́ rẹ̀ ju ara wa lọ a nífẹ̀ẹ́ rẹ̀ ju àwọn òbí wa lọ a sì nífẹ̀ẹ́ rẹ̀ ju àwọn ọmọ wa lọ a sì fọ́lọ́wọ́ bá jẹ́rìí pé àwọn òbí wa ẹ̀tọ́ wọn ló wá lẹ́yìn ẹ̀tọ́ ọlọ́run bá àtòjíṣẹ́ rẹ̀ gbogbo ẹni tí yíò nífẹ́ ni wọ́n ẹni tí yíò gbé sípò tó ga ni wọ́n ẹni tí èyí ó ṣe kí ni ẹni tí èyí ó ma bàbàrà tí yíò ma ṣe dáadáa sí gẹ́bọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala gẹ́bọ́lọ́wọ́ bá sì pàwà láṣẹ rẹ̀ nínú Qur'ani ni wọ́n so àwọn sì ń bọ́pá bọ́sẹ̀ kó níbi ọ̀rọ̀ àwọn kèfèrí láwùjọ wa ta fẹ́ fi yẹ pẹ́rẹ àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam ta fẹ́ fi fà wọ́n wálẹ̀ à ń bọ́pá bọ́sẹ̀ lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba ní pé àwọn ò bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò àmbọ́kwá bọ́sẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá pé tí yà ọlọ́wọ́ bá bá dé kọlọ̀wọ́ bá kó má fi ìyà rẹ̀ kó má fi jẹ àwa hádá wallahu alam an bẹ̀lọ́wọ́ bá kó má fi ìyà rẹ̀ tó bá dé tó fẹ́ fi jẹ àwọn tó ń lálàsí àwọn sàhábà yìí kó má fi jẹ àwa kọlọ̀wọ́ bá kó làwá nínú ìyà rẹ̀ kó ìkẹ́ rẹ̀ ní kó fi bá wa lò kó má fi nǹkan tí àwọn sùfàhà àwọn òpónú àwọn dìdìrìn yìí tó ń ṣe yìí kó fi jẹ gbogbo wa ní àpapọ̀ hádá wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa وصحبه أجمعين